الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفون الله سبحانه وتعالى أترى لكم كي أتكفون النبوة محمد صلى الله عليه وآله وسلم أنت سواجل لوري إشالي ipò tí Ànábì Isa alayhi salam ipò wo ni Ọlọ́run ọba fi wọ́n sí nínú ẹ̀sìn Islam ipò wo ni Jésù ọmọ Mary ní ní ọkàn àwa mùsùlùmí báwo làwa mùsùlùmí ṣe báwo la ṣe máa ń rí wọn kí ni view wa nípa wọn báwo la ṣe máa ń rí wọn ṣá máa ní ìrí wípé wọ́n kàn wà bẹ́ẹ̀ ni àbí báwo ṣe ń rí wọn gangan àwọn kan áyà fúnra wa lọ nígbàtí màláìka tí wọ́n bá Maryam tí wọ́n fún wọn ní ìrò nípa wípé wọ́n ó bí ọmọ kan ní Isa ibn Maryam tí wọ́n dẹ̀ jẹ́ ní abí láyé àti ní yamal kiyama nínú àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run Ọba wọ́n mọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ nígbàtán bá wà ní ọmọ ọwọ́ obìnrin gidi obìnrin rere wọ́n wá ń sọ fún màláìka Ọlọ́run bá wípé bóò wípé bọ́lọ̀ bá fẹ́ ṣe nǹkan rẹ̀ ìmọ̀ ń ṣe bó ṣe wù ọlọ́ọ̀bá yóò kàn ní ríbẹ̀ yóò dẹ̀ máa jẹ́bẹ̀ náà ni a ni ọlọ́wọ́ ọkọ̀ wọn ní ìmọ̀ tíra ọlọ́wọ́ dẹ̀ wọn ní àwọn òye ọlọ́wọ́ kọ wọn ní injil wa rasulan ila bani Isra'il wọ́n wá jẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn bani israel wọ́n ma jíṣẹ́ fún àwọn bani israel anni qad ji'tukum bi ayatin min rabbikum wíké mo tún mú wá fún yín o áyà kan eh, mo tún mú wá fún yín àmì kan láti ọ̀dọ̀ ọlọ́run ọba yín anni akhluqu lakum minat toyri ka hay'ati minat tini ka hay'ati toyri fún ó pé àmì ẹni wípé màá máa ma mọ́ fún yín láti inú iyẹ̀pẹ̀ láti inú àmà nǹkan tí ó dà gẹ́gẹ́ bí ẹyẹ fa anfukhu fihi ma wá fẹ́ atẹ́gùn sí lára fa yakunu tayran bi idhnillah kíní yẹ wà di ẹyẹ pẹ̀lú yọ̀ǹda Allah ay Ọlọ́run ọba ni ó sọ di ẹyẹ alayhi salam ni yóò ti ṣẹlẹ̀ ay nínú àwọn miracles tí Ọlọ́run ọba tún fún wọn nìyẹn wọ́n dẹ̀ fẹ́ atẹ́gùn sí pẹ̀lú yọ̀dá Allah subhanahu wa ta'ala kí ní ẹ̀yọ́ dẹ̀ di ẹyẹ yóò dẹ̀ fún wọ́n ni wa ubri'ul akimmata wal abrasa wa uhyi al mawta bi idhnillah àwọn wọ́n jẹ́ àwọn tí ṣe pé wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn adẹ́tẹ̀ àbáwọn tó ṣe pàwọn tí wọ́n gbádùn Ọlọ́run bó fún wọn lágbára láti máa ṣe kíni láti máa tọ́jú wọn wa uhyil mauta bi idhnillah máa dẹ̀ máa gbé àwọn tó ti kú pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run ọba Ànábì Isa Ọlọ́run bá ń fi wọ́n gbé wọn dìde wa unabbi'ukum bima wani inna fi dhalika la aya inna fi dhalika la ayatin lakum in kuntum mu'minin gbogbo le ita nso kale yi yo ma jẹ́ àmì fún yín yo ma jẹ́ àmì tó bá jẹ́ kí biya mu'minin ni yilu to wa musaddiqan lima bayna yadayya min at-tawra madam in tó dé ti wá síwájú mi nínú tawrat nínú àwọn ìwé ta fún Musa àtàwọn nabi Ọlọ́run tan wá lẹ́yìn wọn ma mo mu wá sí muse min at-tawrat wala uhilla lakum ba'da alladhi habur ma

mustaqim ilé gangan ni ojú ọ̀nà tí ó lọ tààràtà tẹbánikẹ wo ayà anábì isa alayhi salam wọ́n sọ fún àwọn èèyàn wípé àkọ́kọ́ ni wípé wọ́n sọ fún àwọn èèyàn wípé wọ́n rán àwọn àwọn tí wọ́n rán àwọn sí àwọn náà ni àwọn ọmọ àwọn israelite òun ló fi jẹ́ pé nínú verse tó wà nínú bíbélì nínú matthew chapter 15 verse 24 wípé obìnrin kan wá bá jésù obìnrin yẹn ara Kénáánì ni wípé kí jésù kí ó kí ó ṣe nǹkan báyìí fún jésù wá sọ wípé i was i was sent only to the lost sheep of israel àwọn ènìyàn tán rán mi sí ọ̀nà làwọn ọmọ israeli àgùntàn israeli tó sọnù ṣe báyìí àbí ìyẹn kọ́kọ́ rinlẹ̀ ẹ̀kejì wá ní wípé ọlọ́run tó wá ka àwọn miracles tí ànábì isa máa ń ṣe kí ẹ̀ lajú afọ́jú èyàn tó jẹ́ adẹ́tẹ̀ èyàn tó jẹ́ ah, abẹ́ tó ti kú pẹ̀lú ìrọ̀lọ́bà kẹ́dẹ̀gbẹ̀ dìde àbí kí wọ́n mọ èrè ẹyẹ kẹ́dẹ̀ fi atẹ́gùn sí pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́ọ̀bá kó dẹ̀ di ẹyẹ kó mọ́ fò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ibá yà bí ọlọ́run ọba ń ṣe àwọn kìíní láti ara wọn kó lè bá mọ́ jẹ́ àmì wípé ànẹ́bí ọlọ́run ọba ni wọ́n gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ti ṣe nǹkan mí àwọn nǹkan mí tó pọ̀ ipi ọlọ́run ọba ni wọ́n èyí ó specify àwọn òjíṣẹ́ ọlọ́run ọba mí ọlọ́bá fún ànábì Suleiman aleyhisalam ní agbára láti ma darí àwọn atẹ́gùn àbí láti ma darí àwọn aljannu sẹ́ntíwádìí Ọlọ́run Ọba ni àwọn aljannu yẹ mọ́ mọ́ àwọn nǹkan lánlánlá fún wọn sẹ́ntíwádìí Ọlọ́run Ọba ni wọn ò challenge ànábì Salih ànábì Salih ní pé kí rànkúmí jáde nú àpáta rànkúmí yẹ jáde nú àpáta sẹ́ntíwádìí Ọlọ́run Ọba ni wọn ò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ annabi muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn kèfèrí sọ pé kí àyà ṣẹlẹ̀ òun òṣùpá là sí méjì ẹ̀kùtàrọ̀ bá ti sáàtú wà ń ṣàkọlù kọmar òun rẹ̀ là sí méjì tí wọ́n rí báyìí tó pín sí méjì báyìí láyé rẹ̀ òyìn òṣùpá ó split sí méjì báyìí tí wọ́n rí báyìí ah, à wà ń mo náà fi ń pè ní iṣẹ́ ìyanu àwọn òpònú kan ní àwọn ní mùsùlùmí láwọn àwọn bá ní pé a tó bá jẹ́ pé bóyá òun òṣùpá sí méjì nígbà òun lóòtọ́ ni kí ló dé tàwà fi orí mọ́lé ní tó bá jẹ́ pé odò Nile ní Egypt tàkẹ́ lóòtọ́ ló là sí méjì láyé Mọ́sá ni kí ló tí ò fi là sí méjì náà dè ní ìnà ìbéèrè tó simple jù ní tó ráwọn kan wà wọn èkí ń ṣe mùsùlùmí àmọ́ wọ́n sọ Islam láti mọ́ gbógun Islam láti inú à ń fi miracle zinrin lẹ̀ fáwọn òjíṣẹ́ Ọlọ́run ọba àwọn sì ní kò sí miracle fánẹ́fà

tó necessitate ká sọ ọ́ di ọlọ́run kò sí rárárárá anything tí wọ́n dákọ nínú Qur'an anything tí Ọlọ́run bá sọ fún nínú Qur'an nípa Musa nípa Isa nípa Jésù àti Mary àti ìyá rẹ̀ tó gba nípa ma jọ́sìn fún àwọn méjèèjì kò sí tó ń pè wà lọ síbi bẹ́ẹ̀ hadha hadithu ambadi amri Isa alayhi salam wa at-tariqati allati khalaqahu Allah biha eléyìí ni ọ̀rọ̀ tó ń sọ nípa Musa Isa ṣe bẹ̀rẹ̀ àti ọ̀nà tí Ọlọ́run ọba fi gbàdá wa amri salatihi ila bani Israel ati iṣẹ́ wọn tí wọ́n jẹ́ fún àwọn Israelite children of Israel ọmọ Nigeria sí ń wa ma akramahu Allahu bihi min al-ayati al-azimati ad-dallati ala sidqi risalatihi àti nínú àwọn àti tí Ọlọ́run bá fi pọ́nlé nínú àwọn àmì tó ní agbára léyìí tó ń tọ́ka lórí ìjólódodo rẹ̀ وعلى براءته وبراءة أمه مما قذفها به اليهود àti fífọ ìyá rẹ̀ mọ́ àti fífọ Jésù mọ́ kò níbi nǹkan tí àwọn Yahudi tí wọ́n lẹ̀ mọ́ fa idha kana min sunnatillah kí ni kẹta Yahudi lẹ̀ mọ́ wọ́n ló ní ní ìyá rẹ̀ wọ́n lọ gbí oyún rẹ̀ wá ní ọlọ́ọ̀bá ní ráwẹ̀ kí ń a màláíkà wa la fi ṣẹ́ rán tí wọ́n fẹ́ mi sí la a òun ni wọ́n fẹ́ sí la òun ló di ọmọ فإذا كان من سنة الله الجارية في الخلق من البشر والدواب أن يتم الإنجاب والتولد من طريق أبوين ذكر وأنثى فإنه قد سبق ذلك أن خلق آدم أبا بشر أبا البشر من تين أي من غير أبوين ṣẹ́yìn pàwọ̀ èyàn ti mọ̀ ní pé normally tàbá rí èyàn tí bá rí ẹnìkan báyìí inú ẹni yíò automatically ó gbọ́dọ̀ níyàwó ní ó gbọ́dọ̀ ní bàbá tàbá ń rò bí i ànẹ́bì Ìsá àwọn tún special yí pé ìyá nìkan làwọn ní àwọn ò ní bàbá ṣe báyìí àbí ìyá nìkan ni wọ́n ní wọn ò ní bàbá ànábì adam wọn kọ́ táwọn ò ní ìyá táwọn ò ní bàbá báwo la ṣe fẹ́ ṣe àwọn àwọn tún gbọ́dọ̀ jẹ́ ọlọ́run tí ó tún wá supreme sí jésù yóò ajẹ́ mẹ́rin lọ̀kan báyìí tó wá gbọ́dọ̀ fi adam sí a tún wá fi ìyàwó wọn hawa sí tó ráwọn ò níyà àmá ọlọ́run yọ wọn látara ìhà nábi adam ṣe báyìí àbí ọlọ́run yọ wọ́n látara adam mú wà níyà tí wọ́n ọlọ́run ti pé mélòó wọn márùn-ún ẹ̀bẹ́ bí ó sì máa pọ̀ sínú yóò máa pọ̀ lọ sí ni tàbá tún wá wọnú bíbélì dáadáa èyí àwọn nìkan kò sínú Kùránì inú bíbélì ni ó àwà tún Melchizedek òní wà jẹ́ ọlọ́run tó gajù tó wọ́n wò ní bẹ̀rẹ̀ kò sí lópin bó sì wà ní bíbélì nìyẹn Mẹ̀mẹ̀tísídẹ́kì nǹkan kò ní bẹ̀rẹ̀ kò dẹ̀ lópin kò níyà kò ní bàbá Ọlọ́run ṣe mẹ́rin báhùn mẹ́fà mẹ́fà lọ̀kan ní ó jẹ báhùn tàbábẹ̀ sí wọn mọ́ látara miracles Ọlọ́run wà ní tán báhùn nítorí àwọn miracles ẹgẹ́ mọ́ ń ṣẹlẹ̀ látọwọ́ àwọn ẹni rí yàtọ̀ sáwọn ẹbí Ọlọ́run òun náà gbìnní karamatul awliya àwọn tàbájá àwọn awliya Allah àwọn wòlíì Ọlọ́run àwọn táwọn ìdún òsí ti pọ̀ ń bẹ̀ ọwá dégò ọkógò bí mẹ́fà sójú ọlọ́ago bí mẹ́wàá sọ́wọ́ ọlágbélé ọfin wo ọjọ́ wájú agélé ọfin wo ọjọ́ ẹ̀yìn agélé ọfin wo kíníkan ọwá lọ sọ́jọba ọlọ́nlú àwọn obìnrin ọlọ́nfọwọ́ tẹ̀ wọ́n la ọwá ní wòlíì ni ọ wòlíì ni ọ wèrè lẹ́yìn salmuhim ni pé àwọn tẹfẹ́ ma fi sọ jésù dọ́lọ́wọ́ báyìí kò wà restricted sí jésù nìkan sẹ́ ọ̀dá ẹ ọ ní son of god ni david náà son of god ni ó wà nínú bíbélì pé today i have because I have begotten you pé david o ìwọ ọlọ́mọ mi ìní mo ti bí ọ wọ́n pé israel son of god One is the firstborn wọ́n pè àwọn tó bá máa ń ṣe dáadáa nínú bíbélì ní children of god wọ́n ní gbogbo àwọn tí bá ti máa ń ṣe dáadáa a mọ̀ pé wọ́n ní ọmọ ọlọ́run ṣe bí ọ̀nà ń sọ lè ní pé ọmọ ọlọ́run ni mí o èmi ṣe ọmọ ọlọ́run lè mí o gbogbo christian pé ọmọ ọlọ́run lè ní bó wá ní pé jésù wá ní ni yẹn ò ní ẹ̀rí nípìlẹ̀ later day insertion later day invention ni kò sí nínú ẹ̀sìn yìí gan nípìlẹ̀ in tí o ní pé ẹsìn lọ́wọ́n ọba lọ́kan ṣoṣo láì ní mú orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba níbi ìjọsìn ṣe báyìí àbí so wọ́n ni wà khuliqa ummul bashar sì bí ìyà gbogbo ẹ̀dá wọ́n dá wọn Hawa min duna untha látara ọkùnrin kò sóbìnrin bẹ́ min eléyìí nínú agbára Ọlọ́run Ọba tó ṣe pé kò sí nǹkan kan tó lè tó lè ká Ọlọ́run Ọba lágara ní sánmà ní àbí ní ilẹ̀ kadhalika fi hadhihi al-hukba min az-zaman min umri al-bashara arada Allahu man amara al-bashara arada Allahu an yuriya an-nas ayatan jadida min ayatihi ad-dallati ala 'azimi qudratihi ala wa hiya khalqi Isa gẹ́bẹ̀ẹ́ náà láwọn àsìkò tó tí sáwáṣẹ̀mí Ọlọ́run tó fẹ́ fi àmì ní hàn wọ́n ọlọ́run wá dá Isa alayhi salam min untha duna dhakar látara ọbú tí ò ní sọ́kùnrin bẹ́ Adam kò tí ẹ̀ sọ́kùnrin tí ẹ̀ sóbìnrin níbi usaid tí wọ́n Hawa ọkùnrin wà ń bẹ kò sóbìnrin bẹ́ ọlọ́wà ní dá Isa obìnrin ni ó wà ń bẹ kò ní sọ́kùnrin bẹ́ so kò sí tó sọ ọdọ́lọ́run kò Eh, ìgbà tí ìró ìdí ọ̀dọ̀ Mary wọ́n rò pé à ah, bóòlò ṣe possible bóòlò ṣe rọrùn ah, ọlọ́n kadhalika Allahu yakhluqu ma yasha'u idha qada amran fa innama yaqulu lahu kun fayakun bẹ́ẹ̀ lọ́lọ́n ṣe máa dán tó bá wù tọ́lọ̀ bá ti fẹ́ sí nǹkan yóò kà ní rí bẹ́ẹ̀ yóò dẹ̀ máa fa kullu والجبال والبحار بما فيها والأفلاك وما فيها من شمس وقمر وكواكب يحدث بإرادة الله ومشيئته وبقوله كن wọ́n ni gbogbo nǹkan tí ń bẹ tí ń díẹ̀dá ọlọ́run láti òkè láti àrùsì ni a tó fi dé sánmà ni tó fi dé ilẹ̀ ni tó fi máwọn àpáta àwọn ibùdó àti gbogbo tó wà nínú rẹ̀ nínú àwọn ẹja àti bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn aflak àwọn òṣùpá ìràwọ̀ àtàwọn nǹkan tó wà ní sánmà àti gbogbo òkìtẹ́yìn àti sánmà àti ohun àti òṣùpá àtàwọn ìràwọ̀ gbogbo ẹ̀ pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run Ọba pẹ̀lú fífẹ́ Ọlọ́run Ọba nẹ́fin wà àti pé Ọlọ́run Ọba sọ ولا يند عن إرادة عن إرادته شيء فما شاء كان وما لم يشاء لم يكن mímọ̀ Ọlọ́run ọba wá ní ọba tó ṣe pé ọba tó ní agbára gani tí nǹkankan ò lè kó lágara tí nǹkankan ò dẹ̀ lè dádúró níbi pé bóyá wọ́n fẹ́ ṣe nǹkan tó má fẹ́ so kípa Nabi Isa alayhi salam lé àdán pọ́ìntì mi bẹ̀ẹ̀ tún ni pé gbogbo àwọn hóró rẹ̀ tán wà nínú àlìjẹ́nnà gbogbo wọn báyìí ni ó jẹ báyìí torí wọn ọlọ́run dá wọn sínú aljanna ni ọlọ́run dẹ̀ sọ fún wa pé wọ́n ní bàbá àbí à ọlọ́run dá wọn àwọn obìnrin tán wà ní aljanna ṣe báyìí àbí àwọn màláíkà ní ó jẹ ọlọ́run tó rọ́lọ́run sọ fún wa pé ń dá wọn látàrí bàbá àti àbí ìyá ọlọ́run dá wọn náà ni huwa min babi ikramil anbiya'i wa rusul jami'a in tí Ọlọ́run bá ṣe fún Isa alayhi salam pẹ̀lú kó fún wọn ní ìmọ̀ ó fún wọn ní òye ó fún wọn ní tírà ó fún wọn ní àwọn àmì tó tóbi bọ́lọ́run bá ṣe máa ń ṣe fáwọn ànábì Ọlọ́run bá tàwọn òjíṣẹ́ rẹ̀ wa kaunuhu khuliqa bi kalimati la kun min untha faqat huwa min babi ayatihi dallati ala qudratihi wọ́n ní dìfáàtì pọ́lọ̀ wá dá wọn látara pé ó yá rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń dídá Ọlọ́run Ọba tó ní agbára nínú nǹkan tó ń tọ́ka lórí agbára Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni qad asbaqaha bima huwa a'dham minha wa huwa khalqu adam alayhi salam min ghayri dhakarin wa untha wa khalqu hawa min dilai adam min duni untha kadha kullu dhalika yadullu ala 'idhamati wa 'azimi qudratihi lada al-mu'minina gbogbo ilé kan tọ́ka lórí agbára Ọlọ́run ni bá ṣe dá adam ní bá ṣe dá hawa bá ṣe dá eh, yawa eh, eh, kí náà pé annabi isa jesu gbogbo ẹn tọ́ka lórí agbára ọlọ́run ọba ni kullu dhalika yadullu ala idamatillahi wa azimi qudratihi ladal mu'minina al-uqala fa idfaruhum ila shukrihi eléyìí wá ní sọwádìí pé káwàá sọmọ́dọ̀ a ma fi bàbàrà ọlọ́run wa takdisihi a ma fi fọ́ ọlọ́run wọba ma wa ijlalihi a ma fi pọn ọlọ́run wọba lé wa ikhlasi li ibadati wa dini lahu wahda a wà fi ṣe àfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba kì í ṣe pàwà mú nǹkan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó dá pẹ̀lú a wà lẹ́mọ́ ọlọ́run pọ̀ a wà ní ẹyọ̀kan náà tún wá ní o ẹyọ̀kan ẹni àmì nínú wọn ni ẹyọ̀kan ni ṣe ẹyọ̀kan yẹn náà náà kàn má gbélébù ẹyọ̀kan yẹn náà ló ń pè ìkejì méjì ni kò sí tẹ́fẹ́ sọ kíní ẹ mẹ́ta ni kíní ẹsẹ kìí ṣe ẹyọ̀kan ẹ̀rùn kò lè yéyìn ni ṣe ń pé mẹ́ta yẹn and the three are one ṣe báyìí àbí kò lè yéyìn ni ó ní verse kan tó ṣe pé wọ́n ti yọ́kùnú àwọn recent Bibles ní ìsinmi àwọn kan gbà wọlé in reality àwọn pastors wọn padà gbájáde pé ah, lóòtọ́ vásì yóò sí ń bẹ̀ vásì ẹni rẹ̀ ni pé àwọn mẹ́ta ni wọ́n wà ní sánmà bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkànsì ni wọ́n wọ́n padà gbáyọkún bẹ́ pé irọ́ ni wọ́n fi sínú rẹ̀ ní lẹ́tà kò sí nínú àwọn manuscript tán ti ń kọ jáde ìyẹn gan tó bá tún wà ń bẹ kò tún tọ́ka lórí pé ọlọ́ọ̀bá tún wà mẹ́rẹ̀ta ẹlòmí ò ní pé jésù ní èmi àti ọlọ́run èmi àti bàbá mi ìkan ni wá jésù wá ní èmi àtàwọn ọmọ lẹ́yìn mi ìkan tí wọ́n ni wá ẹpọ́lọ̀n ti pọ̀ bá àwọn 12 disciples náà so gbogbo wọn kọ̀dá mọ́ bí 15 goats báyìí ẹyẹ tara yín ànábì Isa alayhi salam jésù èèyàn ni wọ́n gbogbo ìròyìn tán fi ròyìn òun lákàlánà yẹn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n aláwòyàn òjíṣẹ́ ọlọ́run yìí ló mọ̀ pé wọ́n yẹ̀ nípò ọlọ́run torí kò sí anybody tó nínú àwọn tí wọ́n ń sin ẹ̀sì tí wọ́n ń sin lọ́run yàtọ̀ sáwọn Rome ṣẹ́tọ́ akẹ́bí àwọn Rome ni àwọn Greece àwọn ò ní problem pẹ̀lú ẹ̀ mú ò ṣẹ̀ṣẹ̀ máa ní ọlọ́run half ọlọ́run demigod semigod wọ́n ni son of God sol sol sol sol o ni the solar god ọlọ́run òṣùpá ni òun lọ́lọ́run òṣùpá wọ́n ma ń ṣe ọdún ìgbàtí ó kíná ń pè tó di wọ́n ma ń ṣe ọdún rẹ̀ ní December 21st or 22nd àwọn òní ṣùgbọ́n àwọn wọ́n àṣẹ̀ṣẹ̀ ma ní son of God S-U-N wọ́n dẹ̀ túnmọ̀ ní S-O-N àwọn Jew àwọn Rome àwọn náà ma ní sacrificial lamb àwọn náà ma ń ṣe human sacrifice wípé human sacrifice ibẹ̀rẹ̀ ti mú concept original sin ipe ẹyin ẹsẹ̀ lọ́n èèyàn lágbùdọ̀ wá pa èèyàn like human sacrifice ló jẹ́ pé nígbà yẹn ní empire wọ́n máa ń pa àwọn èèyàn dáadáa wọ́n máa ń pa wọ́n sójúbọ ẹ̀pá àwọn ohun Ṣàngó wọ́n máa ń pa ajá wọ́n máa ń bẹ̀rẹ̀ ajá sídi Ògún nígbà yẹn àwọn ènìyàn máa ń pa èèyàn sójúbọ láti fi fọ ẹ̀ṣẹ̀ táwọn bá ti ṣe máa àwọn máa ṣe lọ gbogbo ah ọlọ́n òsáwá ó sí ohun gbogbo ẹ̀sẹ̀ wá ti lọ ibẹ̀ làwọn kìíní ẹ̀ ti rápálá wọnú Christianity so ká sọ pé ẹ̀jẹ̀ nìkan wọ́n ti fi fọ ẹ̀ṣẹ̀ wa wọ́n ti pa ẹnìkan sórí àgbélébù látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ti wá fi fọ ẹ̀ṣẹ̀ ti fọ́ lọ gbogbo ẹ̀tẹ́yẹnyẹ inventions nínú àwọn àwọn róòmù yẹn àwọn ní kìíní ẹ̀kọ̀ jù àwọn lójú tẹ́ kò kẹ́ ń ṣe sáwọn àwọn wá ní Paul wá gbé ẹ̀sìn lọ sọ́dọ̀ wọn whereas ẹ̀sìn yẹ gan àwọn Israelite nìkan ló wà fún àwọn náà wá incorporating èyí tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn sol yẹn ọ̀nìkan ìkan nínú àwọn ọlọ́run tamman joseph ní rómù gbà yẹn ni December 21st 22nd na ma ń ṣe ọdún yẹn later ó padà di December eh, Caesar Julius Caesar sọ di 25 ìyẹn padà wá sọ di ọjọ́ tán ń ṣe birthday tán bí Jésù nígbà tán padà incorporate tán padà officialize Christianity as a state religion dẹ̀tọ̀ ní ìsinmi alátẹni lọ ní Roman Empire o official religion wa is Christianity so wọ́n fi preserve idolatry tán ṣe tẹ́lẹ̀ náà ni idolatry yẹ wá wọ́n manifest ní ìsinmi nínú Christianity ta ló forúkọ Jésù Kristi wọ́n wá ní Ọlọ́run èyàn tó ṣe pé láyé rẹ̀ oníkálùkù pé èyàn ni tó bá jọ́ lọ́hun ni wọ́n mú wọ́n gbèrò sọ́dọ̀ gọ́ọ̀nà Egypt tí èyí ń fi àjẹ́ pọ̀yìnpọ̀yìn kí náà jẹ́ Pontius the Pilate tí wọ́n lù tí ìyàwó rẹ̀ tún lálàsẹ́ ẹ̀ ó tún gbé àgbélébù báyìí Ọlọ́run kò sẹ́nìbọ̀dì tó yẹ pẹ̀rẹ̀ Ọlọ́run tó báyìí tó ju àwọn Rome náà lọ and then also àwọn tó ma ń gbé kọ́rọ̀sì sọ́rùn kọ́rọ̀sì yẹn àmì àwọn ọ̀daràn ni nítorí àwọn olè àwọn ọ̀daràn náà ma ń kàmá gbélébù lẹ́fìrí pó wà nínú bíbélì pé ìgbà tán kàmí jésù pa àwọn olè méjì náà wà lẹ́gbẹ̀rẹ̀ báyìí àwọn olè méjì náà wà ìwọ wà wọ́n kàwọn náà má gbélé bù ní tàjọ ohun ojú ọmọ wọ́n wá ń gbé sọ́run àmì tán ma fi màwọn ọ̀daràn ìtàn kàmá ni ni gbàtàwọn Jehovah Witness rí bẹ́ẹ̀ ẹmọ táwọn ṣe ni wọ́n change direction bá ṣe kàjésù àwọn bá wọn ma fi ń kàn báyìí tí wọ́n kàn báyìí tí wọ́n tí ó sì báyìí àwọn yóò kù báyìí làwọn sí ń kàn alìmínà àwọn tún kàn báyìí pọ̀wọ́ ẹ̀ tó lọ báyìí àà kí ló dé ẹ̀mí rẹ̀ lẹ́kàn kí ní yóò balance kí ní yóò jọra wọn ẹ̀kàn orun mani orun mani so nákùdù ń bọ̀ wá lórí original sin kò sí tánpẹ̀ ní original sin wà látẹ́sì wà zero tún wízọrọ̀ òkùrọ̀ ẹni ó tún à ní fíyà bàbá jẹ ọmọ ta ló ṣẹ̀ ta náà ń pa ta ló ṣẹ̀ ṣe bó ṣe rí ni mo ní company mo kọ́ àwòyìn síbẹ̀ kọmọ síṣẹ́ mẹ́ àyẹ̀ wá ń jà ní company mi wọ́n kówó mi jẹ wọ́n padà fẹ́ run down company mo wá mú ọmọ tèmi tó ń wà lé òun ò ṣẹ̀ mo wá mú lọ mo wá rìn lọ sí company wọ́n kọ́kọ́ wá fíyà jẹ́ company pé wọ́n bàbá olówó ní ọkọ̀ lùlùkulù gbàtán wá lù mo wá mọ́mọ̀ mi mo wá pa kí lè bá fi ṣe àwọn ẹ̀tẹ́ ń jẹ́lẹ̀ company ẹ̀sẹ́ ti wá stop mo wá pa ọmọ tèmi tí ó ń sẹ̀ mo wá pa láti lè sọ pé òkè gbà tí mo ti wá pa báyìí o gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ntì sẹ̀ báyìí o ó ti tẹ́ntì ẹ̀lẹ́ ṣe òun á tún ní máa kọ̀nsí láti máa jayìn lọ́mọ́ ọ́n ìgbẹ̀tọ̀ bá tún lọ́mọ̀ mi ọ́n ti gíní ọ́n tún pà mí tún nù tí ma kí bí àwọn kan ti believe kì ní ihò tí ma sọ story ipẹ́ bàbá kan wà ó ní àwọn kan tán ṣiṣẹ́ lóko rẹ̀ wọ́n ń jalè oko rẹ̀ pẹ̀tẹ́ kan wá ń jalè ó wá mọ́mọ́ tí ẹ̀ ó wá lọ pásókò kan mọ́ lè bà jalè má ẹni kí láwọn yóò pè bàbá yẹn ah, believe nìyẹn o ìpẹ́ ọlọ́wọ́ ọba ó sì mú pa Eh, àwọn khilafati tó wà níbi àwọn narrations wọn so sọmọ̀ ẹlò commit suicide fúnra ẹni àbí bàbá ló pa àbí kìníkan ló ṣe kìníkan kìníkan àwọn invention àwọn nǹkan mí tẹ́padà kó sínú ẹ̀ tẹ́padà wọlé ni ọlọ́wọ̀n ọba sọ fún wa nínú Qur'an ní kí wa ma qataluhu wa ma salabuhu ọlọ́ni wọn ò pa wọn ò kan má gbélébù Jésù ìkínsẹ́ ní ìpì wọn ò kàn wọ́n má gbélébù bal shubbiha lahum ó dà ẹni wọ́n kànyà ẹni tí wọ́n kànyà sí jésù ó dà bí pò ní jésù Ọlọ́run gbé wọn lọ bal rafa'ahu Allah Ọlọ́run wá gbé wọn lọ sókè n tó pọ́n ẹgbó ẹgbó kò á nìṣẹ́ ń fa òun jíṣẹ́ Ọlọ́run bá má níṣẹ́ àwọn kírísẹ̀ nígbàgbọ́ pé jésù gbà tó kú tán tó kú lọ́jọ́ mẹ́ta ó wá lọ sínú iná inú àwọn àpáàdì ó lọ jẹ̀yà ń bẹ̀ fọ́jọ́ mẹ́ta ó lọ jẹyẹ sí àwọn àmì ò sọ pé tẹbá sọ fún pé bóò ní Jésù ṣe jẹ́ Ọlọ́run wọ́n ní ṣe rí Ọlọ́run ni ó kò láyé rẹ̀ lókè ó wá wá sílé ayé ó wá gbé àwọ̀ èèyàn wọ̀ láti wá Philippine wá so kò ní kò lè mọ́ bá ṣe ń fíl àfi tó bá tó gbáwọ̀ wá o pé oníkálùkù kan fi làákàyè ti ẹ̀ hun ti ẹni unlike Islam tó bá sọ̀rọ̀ kan ní Islam ó gbọ́dọ̀ mẹ́rin wa ní Kùránì àti Sunnah ó gbọ́dọ̀ mẹ́rin wa ọ̀rọ̀ tí mo sọ yíò ọlọ́run sọ báyìí anábì sọ báyìí ní tèmi nẹ́fi sọ ní ẹ̀ ọ̀rọ̀ táwọn sọ kí wọn ká jésù má gbélébé àwọn ńlá máa lẹ́ because bó ṣe wà ní tíra ní bódẹ̀ ṣe rìnlẹ̀ ní ẹ bàtà tún wáwó ní ìwé náà àwọn arígbé kí níyàn òṣèlẹ̀ irọ́ ni fiction so ibi ni a ti dó fún tèmi inṣáàlá àbí Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ àti ọlánlá rẹ̀ kí wọ́n ṣe dáadáa fẹ́nìkọ̀ọ̀kan wa kí wọ́n fi ọ̀nà mọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí mo ti rí ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ jẹ́ kí wọ́n rí kí wọ́n rí kí wọ́n dẹ̀ lè mọ̀ ní òdodo àbí Allah subhanahu wa ta'ala kó ṣe manifẹ́ni kọ̀kan wa hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa